Wọ́n jẹ́ òhò lè wọ́n. وما مبتدا قد أتاك الله فرقا يهدى برجع في الدنيا نصيبا لما سمي وهو مساسميا كمهي ثم أبقى مبتدا وأفاك الله أكبر كيرا تجري النفس من الأمور كفر في ملاهر يا داودنا أنت تدعو بدعاء مرتجى ورعاك الله في شهر الإنجاب وجزاك الله خير من بنجاه وصلاه والبلاء قم بهدي الهلك في المصطفى قم بهدي الهلك في المصطفى بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز علينا ما عنكم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما Ya Rasulallah, Ànábì òsìdí ẹ̀sí fàtàdára kì ní pàǹtàbí. Ya Rasulallah, òsìdí ẹ̀dí wàtàdára kà ní Rabbi salli wa sallim. Alá àmàdí ni mo fi tọ ọgbọ́lì mo rí tọ àdọ́ ọ̀rọ̀ súlè ńlá. Ọ̀rọ̀ súlà ńlá ìwò fún ìrìnbí wọ́n tọ́jọ́ ọ̀rọ̀ kan ní ìbàndà. Àbí bí wọ́n ṣe bá nàbí sí ìlú mẹ́tàrẹ́ bó lọ́jọ́ tó èjì láàrọ̀ bí o lè áwàlì máa dè ọjọ́ rẹ̀ mẹ́ta lọ́dàgbà sí tí wọ́n yóò fi dé nínú ẹgbùn kòtò kan ló ti ń gbáriwo nígbà tí ti bìrì ìlú tí tẹnu máa tó lóhun pé ìkìra kìí sí ní ìlà anábí fún lésì Kìní jẹ́ ìkìrá, ó ti gbẹ́ra òdìdé, bọ̀wá sí ilé wọn, anábì délé ọ̀rọ̀ yìí, bàdíjá kùbúrẹ́ ẹ̀mọ̀lá ìdàkan, ọ̀pẹ́ ìkìrá, anábì wọ́n fẹ́ sí pé Àkíjá tùbúré tó lóhun oyin bà mí lẹ̀rù pínikí. Àkíjá tù bá gbéra lọ. Bàbá àgbà bàbá rẹ̀ pé kí lè yí. Bàbá bá yanu pàtàkì bá ń fèsì pé. Àkíjá tùbúré tẹ́bí ọgbọ́n lẹ́nu mi. Oní ìsí ìyọnu wọ́n lọ bá nẹ́bì pé ipé bá lè rẹ̀ sí bíbí Bàtàbá tàrà súúlù bìlìkì ìrami tó ló ẹ̀yí ń túnmà sí. Ipé farabalẹ̀ ó lámọ́, ọmọdù wá, gòjì ìṣẹ́ ńlá, báyìí tá lọ́lùwà. Ṣé pàánà bí lé bọ́rọ̀ sáwà ẹ̀dá bìkúrí ànìna láti ìlú mẹ́ta yìí gbóní ló ti pèpè lọ sílù tọ́ ìfà pé ibùdó ńlá láyé náà ìlà ńlá láàfi wọlé lọ́mọdún àtúlò láàyè láàfi yára tún láàrá tún صلاة الله يا رسول الله عليك سلام الله يا رسول الله دائما للمرسلين يا رسول الله عليك صلاة الله يا نبي الله يا نبي المذنبين يا رسول الله عليك صلاة الله يا رسول عليك سلام الله يا رسول عليك صلاة الله يا رسول Ẹ̀bá ń fẹ́ Mùhàmmadù lé. Mùhàmmadù ní a ti fẹ́wà o. Mùhàmmadù a ń fẹ́ràn rẹ̀. Yàrá tó lálàá.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 والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Gbogbo ọ̀nà lápàdà ti di fọ́lọ́run nígbàtí ọ̀rọ̀ wa ọ̀pẹ́ ẹwà ọ̀pẹ́ tó ṣe wà láwọn ọ̀nà tó pọ̀ tí a bá ń sọ kálukú náà ni ó rí pé bẹ́ẹ̀ ni lẹ́yìn ń jálá ìmọ̀ rẹ̀ abábàbá wa àkárí ìyáwó àti okùn owó lúpọ̀lọ́dọ̀ ọlọ́run ọ̀nà tọ́lọ̀ ń gbé wọn sí ògbẹ́lò ní ìgbàbẹ̀ nínú ìjẹyàn láyé ọ̀nà tẹ́lò mìí tó gbàjí rẹ̀ kò ní dùnmọ́lọ ọ̀nàkọ̀nà ní ọgbà ọ̀nà tẹ́lò mìí gbà ní gbajúmọ̀ jẹ́ gbajúmọ̀ láyé kò bá tọ́lọ́run pa mú kò sì ní láti bọ̀ta a n'iwa lẹ́nu gbàtà mara pẹ̀lú wọn kátàrà yá kátàkwàrá kábàlì sàwádà èyí mọ̀mọ̀ wọn ní mọ̀kà míì wọ́n wá pè ṣe ọlọ́run wọ́n fi jẹ́ pé wọ́n pẹ láàrin ọlọ́run sí láàrin ẹ̀nà Muhammad táwọn èèyàn ṣẹ́mà pé agbèrò ní kó ìlọ ọ̀hún ni. ẹni tó ní ẹmà bọ́ ànábì bẹ ní ẹmà wà bọ̀ agbèrò agbèrò ní agbèrò ìlàjìlà kàníyà agbèrò àjẹ́nà ilé kéwú bẹ ní alẹ́kọ́ àtàlátù bẹ ní àwọn tó wá ń sàjọ̀dọ̀ ànábì lọ́dọọdún wọ́n ni àwọn náà agbèrò ni wọ́n á gbogbo àbó níwọ̀n àti agbèrò ni

ọpẹ́ ìwọ̀n ìjẹ́ bá wọn dúdú. Bàbá ti ń dá ọpẹ́ tí wọ́n lẹ́ẹ̀kan náà láńdá sára wa náà. A ń bẹnú Islam, ọlọ́wọ̀ ìyàwó tó fèrí, òṣùwá ló róòsà, òṣùwá lẹ́lẹ́bọ, òṣùwá ní báàtì, àbàlújẹ́. Ẹ jẹ́ kálukú ronú mọ̀ rí tọ́lọ̀ bá ti mú lórí ìwọ̀. A aláàjì zaka wà mọ̀ yìí káàkiri yàtà àtàlásù ànábì fún àmì zaka àwọn sàábí méjì kan wà tẹ̀lé wọn wà mọ̀ tí wọ́n mọ̀ yẹn púpọ̀ wọ́n sì mọ̀ fìlágẹ̀ ànábì mọ̀ àwọn náà ó kó nà ànábì wọ́n pàjá ànábì tó bá yá wọ́n wà yẹn lọ báyìí wọ́n darí látọwà tó gbólóhùn méjì tábà sọ àti láti kí ẹ̀yin àdúgbò yìí àtàwọn mágàjì Ṣàngó àjíláwá táwọn náà wá jùkú kalẹ̀ nítorí tàndà Muhammad. Àgbàdà sí kúrò nípa yíò, ìlú yìí yóò sì ní dàrú pẹ̀lú òkú ọlọ́pàá, ní pàjẹ́ lọ́wọ́ ní kò ní pàjẹ́ lẹ́yìn yìí. Ó pẹ́ ẹ̀yìn gbájúmọ̀ tẹ́ wà ń bí dẹ́yìn náà máa gbájúmọ̀ ní àti àwọn àwọ̀ ọ̀pọ̀tọ̀ lágbẹ̀rú, àti gbogbo ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní hà. Ọlọ́run ṣe àfihàn fún ìjìbá ìrọ̀. Ẹ̀yìn yá wa ni aláṣàwà jẹ́mọ́lẹ́mà tí ó káyà tí ó túnmọ́ ní ẹmọ́sára ìwá bàbá ó àrí tí ó ilé ìrìnlẹ̀ tó bá wọn ọlọ́wọ́ bùkún iná ọlọ́wọ́ yẹ mc tó fi orin kí ó kìwá àti gbẹ̀ àfá ọlọ́wọ́ sàbàpọ̀ ilé ọwọ́ ọ̀tún àti ọkọ̀ òdì sẹ́kọ̀ọ̀tọ̀. Bismillahir Rahmanir Rahim ẹjá jọ pé la ilaha illallah. La ilaha illallah. Hamdan wa sana'an. Hamdan wa sana'an. Wa shukran lillahi rabbil alamin. Wa shukran lillahi rabbil alamin. Ọ̀kan láwé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

Ìjọ ọmọ àṣẹlẹ̀ lọ́la lẹ́yìn ìwà dúpẹ́ rẹ̀ kalẹ̀ ní rere àti dáàbà Ọlọ́run. La ilaha illallah. La illallah. Hamadan وثناء عبدا وقناعا وشكرا لله رب العالمين وشكرا لله رب العالمين ọkẹ́ ọkẹ́ ọpẹ́ láti ọlọ́run abára ti wà zàkà dúpẹ́ wọn ni wọ́n rálẹ̀ wọ́n fẹ́ kọ mọ́sára ilé ìké oúnjẹ ní gbogbo ẹ pé fún ẹlòmí ẹfẹ́ ṣe kan orí dédé kò láyé ọlọ́run náà ni kìí ṣe ilé àkọ́kọ́ lé fẹ́kọ́ kéwù iná lẹ́sì rí ṣe gbogbo ẹ̀ ọ̀nà tọ́lọ́ta lẹ́bí ni àbáyín dúpẹ́ àbáwọn òbí àbáyàwó yìn àtọmọ̀yín dúpẹ́ àwọn náà dátara wa adúpẹ́ Islam adúpẹ́ Ìlọrin adúpẹ́ gbogbo tọ́lọ́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 إياك نعبد وإياك نستعين إهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين adúpẹ́ ọ̀ asọ̀pẹ́ ọ̀ ayẹ̀ olúwa Torí kẹ́ torí ilẹ̀ torí sọ́ọ̀sọ̀wà. Ẹ máa dà ní ẹ̀. Yóò bẹ̀rẹ̀ agbọ́n. Ẹ̀yìn gbàtà pípẹ́ ohun àti àtìkò dájú pé àtà fẹ́ ló kọ́tà bí ò sí ìlú ayé ẹ̀rọ olúwa ọ̀yá lọ́tẹ́lọ́tẹ́ ọlọ́pù bí i bá tó pé orí ìgbà ìgbà akọ́kọ́ mú ìtọ́lọ̀dé aláya alọ́kọ́ àti tó ń bímọ abábọ̀ abábọ̀ àti tó ń bí sí Kọ́ta bí ò sí ìjòwà ilẹ̀ olúwa ọya. Adúpẹ́ ẹ̀ afẹ́fẹ́ ọ̀rọ̀. Ẹ máa fẹ́. Ẹ máa ti pèlè ìyàn ọkọ̀. Ọlọ́run ọgbà. Ọlọ́run ọgbà. Ọlọ́run ọgbà tọrọ tẹ́lá fẹ́ Lẹ́yìn yóò yí àti ẹlẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ti gbàgbọ́ lọ́gbọ́ ọlọ́run. Ẹni ọjẹ́ ìdí ọlọ́run ọba jẹ́.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

Àṣọ́lá mú wà láàájọ́ wí, àṣọ́lá tó wà láàájọ́ Àṣàlátò wà Àṣàlátò wà lánàbì Àṣàlátò wà lánàbì Àṣàlátò wà lánàbì Àṣàlámù wà lájọ́ òun Àṣàlátò wà lánàbì Pàdé aláàjì àfàlátù wà Àpàdé ànábì àṣálátù àlánàbì, àṣálámù àlánàbì, àṣálátù àlánàbì, àṣálátù àṣálátù àlánàbì, àṣálámù ọmọ ayẹwà. Àṣálátù àlánàbì, àṣálámù ọmọ ayẹwà. Àṣálátù àlánàbì, Ẹ̀kájò tó bá sàlájú wà láìnàbí àmàlámù wà láàlò. Sàlájú wà láìnàbí àmàlámù wà láàlò. Àsàlájú wà láìnàbí àmàlámù wà láàlò. Àsàlájú Àbànátù wà lánàbí ìyà, sálámù wà lánàbí. Wẹ́rẹ́wẹ́rẹ́. Àṣàlátù aláìwẹ̀rẹ̀, àṣàlámù aláìnàbí, àṣàlátù aláìnàbí, àṣàlámù aláìnàbí, àṣàlátù aláìnàbí, àṣàlátù aláìnàbí, àṣàlámù aláìnàbí, àṣàlátù aláìnàbí, àṣàlátù aláìnàbí, àṣàlátù aláìnàbí, صلاة ولا نبي يا سلام على نبي يا صلاة ولا نبي النبي الصلاة ولا نبي السلام ولا نبي يا صلاة ولا نبي Ẹjíjẹ ànẹ́bì àfàlátù alánàbì àfàlámù alánàbì àfàlátù alánàbì. Ẹjíjẹ ànẹ́bì àfàlátù alánàbì àfàlámù alánàbì. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي Ọdúró yìí dáadáa tẹ́lẹ̀. Ọ̀sọ̀lẹ́dùn àrẹ́ àjọ́ ìrọ̀sọ̀lẹ́wọ̀n àrẹ́ àjọ́ ìrọ̀sọ̀lẹ́wọ̀n àrẹ́ àjọ́ àti gbogbo ẹgbẹ́ tó lọ́gbà láàájú wà láàájú aláàmọ̀ wà láàájú Kọ́sọ̀kùn wọn wà ọkùnrin. Àtàlátù wà lánàbì, àtàlámọ̀ lánàbì. Àtàlátù wà lánàbì. Àbàlátò wà lánàbí, àbàlámà wà lánàbí. Mọ́ta ló kọ wọ́n jẹ́. Wọ́n sáka ń bẹ jọta àti mọ́lì ìdáwẹ́ sí mọ́sárájì ìwà alágbàgẹ́gẹ́ olóòpọ̀ ọwá ìrìnàjò. Bóò náà ti gbé tílélà mẹ́ntì láti kú tọ̀nù wádùn. Àfikẹ́ lẹ́kì ó tún lẹ́kù. Àfikọ́ mọ́sárájì ó tún lẹ́kù. Àtúnwá àtàtúnwá bèèrè àrí ó tún lẹ́kù. Àmúsá lòun náà jẹ́ irú ẹ̀ Mọ́sá bí ń bẹ kèèzè Mọ́sá Mọ́s ní jẹ́ orí Mọ́sá bí ń dìde búléjì ni yọ ma rẹ̀ kàdà. Àwọn tó ẹni Mọ́sá ti di Mọ́sá ti yí mọ́rá náà tó tún kẹsẹ̀. Àgbàrá sí kò ní báyìí àti gbogbo ẹ̀yìn torí pé gbàtà ti dẹ́rẹ̀ ajé fi dé tí kò mílé sígbé àwọn kan náwó àwọn kan náwó àwọn kan náwó ọgbẹ́ ní bá jẹ́ náà fi pamọ́ ní àjọ àdákò ní kìí sí àjọ àdáàkó ayé làájí dájọ àdáàkó àmọ́ ìtẹ́yẹ bá dáfọ́lọ́ àdákò ní bí ẹ̀ tí dájọ́ kò àwọn aráyé ní ìgbàjọ ní wọ́n gbà gbàgbàrà ní lójútù ẹ̀rẹ́ nìkan kó lẹ́nìkan ní kó lápé ní àjọ àdáàkó gbogbo ẹ̀yọ́ kiri tẹ́wà bí àtọkùnrin tẹ́ẹ̀ẹ́ náwó sí foundation tí wọ́n ṣe yìí wọ́n nílé kí ó yẹ rohùn ṣùgbà alásàlá tún náà ṣe bẹ̀lábẹ̀lẹ̀ kí ó náà ẹ̀yìn tẹ́ ọlọ́run lágbọ́lọ́ tó sọ pé wàlẹ́ وما ملك الذكر والأنفى إنك يكون ستا من أعطى واتقوا فقد تقوا فسنيسره لليسره وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره لليسره لنا الآخرة والأولى أنذرت طولا ثلاثا لا يسلاها إلا الأشقي الذي كسل وتولى فسيجنبها العتقى أتذكر على أحد من دعوم نعمة تجرى إلا ابتداء وجه ربي لأعلى Ọ̀sọ̀kalẹ̀ fún ó ń zẹ́lá Muhammadu sallallahu alaihi wasallam. lórí Abubakar tí máa náwó lórí Usman tí máa náwó náà lórí Abdurrahman bin Sallam ara Madina tí máa náwó fọ́lọ̀wọ́n fà náàbì lórí Khadija obìnrin ni tí máa náwó náà bó ń ọlọ́run ọlọ́run fi súra yìí ó fi kí àwọn náwó náwó ó sì fi sọ̀rọ̀ sí àwọn sáhúnsáhún Owó ìpín kó wọ́n bá ṣe kó lè múra sí èyí tẹ́ ṣe lè mì níbi àjọ̀dán náà Muhammadu lọ́dọ̀ Ájọ Zakari Abíogun o nílùú lọ ní ládúgbò Ṣàngó Ajílàwá. Kò ní jáse mọ̀ pẹ̀lú ògbó ọlọ́run. Èèyàn ọlọ́run aládùúgbò yìí ẹrù ọlọ́run kan náà arábẹ̀ láti wà tókè àdáta tó lọ rí ọlọ́mọ́sọ̀lá wà tó ẹni tó máa rẹ̀ náà tó pàkùdá náà ọlọ́mọ́sọ̀lá wà kẹwọn àbá pé á sì fàájì tó ti dálé àmá àáfúnfẹ́ lọ ṣẹ̀ tó ń bẹ̀ bí ẹ̀ta bá wí ọlọ́mọ́sà fàbákà ẹnu ámì tẹ̀rù ni mo fẹ́ lò tí mo fi sọ́là ìyánàdá púpọ̀ èèyàn tọ́wọ́ wáyé kí ni kí mẹ́yìn kí ni quality èèyàn quality quantity bẹ̀ quality bẹ̀ quality èèyàn tí a fi kàn pé èèyàn yìí èèyàn ni a pín láti fún nǹkan mẹ́rin àkọ́kọ́ irinṣẹ́ tọ́lọ̀ dámà èèyàn tàbí jẹ́ ìsá èèyàn nǹkan mẹ́rin tẹ́lára wa Tẹ́gbẹ́ mẹ́rin láti mọ̀ pé èèyàn quality, ó jẹ́ pé ní bọ́ quality ni a wípí ọ̀nà wípú ọ̀nà èèyàn tó pú ọ̀ àti èèyàn tó pí ọ̀ èèyàn tó àkọ́kọ́ lítì àti èèyàn tó àkọ́kọ́ lítì lára ń taarú láti mọ̀ nǹkan mẹ́rin khalaqallahu al-insana ala المادة الأساسية الأربعة الإنسان مركب على الجواهر المعنوية الأساسية الآتية Tọ́dá wa ní lórí. Àlàáwọ́lù. Alákọ̀ọ́kọ́ mọ́ ẹ̀. Àrùn. Àrùn. Láti ẹ̀mọ̀ ní pé ilé kí o. Mọ́dátátù àrùn ìsìlámi. Iná ló pè wá. Àróhù ẹ̀mí làkọ́kọ́ tó gbé wa ró tó gbé wa tó bí ọ̀pá sẹ́ni máa kò sí èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fọ́jẹ́ mọ́. Ayáyá mọ́jẹ́ ọ̀pẹ́. Ẹlẹ́ẹ̀kejì tó gbé wa ró. Ànáfùsù. Ohun ẹ̀mí lòun náà, àmẹ́mí ìtàkọ́kọ́ ń jẹ́ good spirit, good people òun lè ní rere tí mọ́ tọ́wọ́ tó ṣe rere lẹ́bí rẹ̀ ṣe dáadáa fún bàbá ṣe dáadáa fún ọkọ ṣe dáadáa fún ìyàwó ṣe dáadáa fẹ́ ṣe dáadáa fara àmọ́ bá ti pè òun lè ní burúkú pépé àní irú ẹ̀mí ọjọ́ mélòó báyìí òdì méjì kílẹ̀ kẹta àfáàlìsù aláàkìlú aláàkìlú onílágáì ìdáwà ẹ̀dá dúró lérí òun fẹ́ ṣiṣẹ́ láàrin gúúdù àti báyìí yọ́ ma ṣiṣẹ́ síwájú yọ́ ma ṣiṣẹ́ sẹ́yìn àtẹ̀kíù àròsíwájú àtẹ̀kíù àròsẹ́yìn ẹni bá lárò síwájú tí ọ̀ lárò sẹ́yìn ni ó máa sì ṣe ẹni bá lárò sẹ́yìn tí ọ̀ lárò síwájú ojú kan ni ó wà kò ní tẹ̀ síwájú ẹ̀rẹ̀ àwọn èèyàn lọ́gbọ̀n bẹ́ẹ̀ àwọn ẹranko náà ní àmọ́kò tó ti wa ó di mẹ́ta lákàí àrọ́bíhùn ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀rí tọ́lọ fi gbé wa ró àlìkọ́líbù ọkàn lọ́dà gẹ́gẹ́ bí sílsáfàì fún àwọn tí mẹ́tẹ̀tàtà ti kanù torí ọkàn yẹ́tàkà lábù tí máa ṣe kiri ní iṣẹ́ tí àwọn mẹ́tẹ̀ta ń bá rán igbá ìgbákan ni ọkàn ọjọ́ pé náfùsù ó sì tẹ́mẹ̀ ẹ̀mí burúkú rúhù ẹ̀mí rere Nítí mẹ́rin ọ̀rọ̀ àti ìtàkálá jẹ́ ìkíkẹ́ ní kíni mẹ́mẹ́ yóò pàtí gbogbo orí tó jù. Ń gbà tí láká ibá gọm gbé ọ̀rọ̀ tí pé ọbọ̀ ọkọ́ ọmọ bọ́ sí ìyàwó, ọmọ ìtàzọ fún orí ara rẹ̀ wà tó balẹ̀. Tí náà sùn ẹ̀mí burúkú bá gbọ́ ń gbẹ̀ ìwà abọ́ ọkọ́ mọ́ ní kíni. Ó ti ra mọ́tò ni ní ọmọ húwà tí ọ̀dá. Tí rúrù bá tó mọ́ pé sí mẹ́mẹ́ ọmọ tó mẹ́rẹ̀rin ni wọ́n máa pàṣẹ fúnra wọn wọ́n lálùmọ́wọ́dì ìsànàwì yá ti ọlọ́run tó wá ti mẹ́rin tó fi ṣe tẹ́kọ́jú rẹ̀ ló fi tukùkọ́ tó fi kún mẹ́rin àkọ́kọ́ tí wọ́n jẹ́ mẹ́jọ àmẹ́rẹ̀rin kejì àtòrọ́ọ̀bù àkọ́kọ́ ní yẹ̀pẹ̀ wọ́n ti dá wa a máa hùwà bí yẹ̀pẹ̀ jọ mi ẹ̀pẹ̀ a máa kúrú náà nígbẹ́ tí a bá ń bínú sí òrùn ìtọ́ rẹ̀ ní yẹ̀pẹ̀ bí wà yẹ̀pẹ̀ mú ẹlẹ́ẹ̀kejì ànáàmù iná oòrùn tí ń pàṣíwà ìdẹ̀ láti mí ẹ̀jẹ̀bá lọ́ta àwọn sáì oòrùn ọgbọ̀dọ̀ mọ́ yọ kan tó rùn bá ti jọ́mẹ̀ lórí ọba yọ gbogbo ó ti ìdí blọ́kù láti oòrùn ni ní wọ́n mọ́ wa arákọ́dọ̀ máa

atẹ́gùn ní bẹ náà ni gbogbo ayé fi ń jáyé bí a bá ti rátẹ́gùn mọ́ tó bá ti síṣì sí gbogbo wa láàmà mọ̀ pé àdẹ́gùn dé ọlá atẹ́gùn tẹ́lẹ́sí lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ atẹ́gùn ni ní wọ́n ń gbé wa káàkiri àmàrìkì àmàkàkì atẹ́gùn ní sí atẹ́gùn àwọn àyíkán bẹnu ara tí ọba tátẹ́gùn bẹ̀ alìmọ̀ ètò sì kẹrin tí ọmọ wá jẹ́ méjì ọlọ́rọ̀ fi dáwà omi ni alákiná mínà ìmá ìkúnlẹ̀ sí ìdáyé adá gbogbo tí ń bá mí látara omi apàlá àkùlò ẹ̀yà nílàkàyè alìmọ̀ omi ní já máa tutù tààrọ máa bàjẹ́ lọ́kọ̀ máa bàjẹ́ ìbínú bá dé tátẹ́kùn bá dé tán kí náà dé gbogbo ẹ̀sẹ̀ omi bá wá ti tẹ́ lára wa àwọn afárabàjẹ́ wọ̀ á sùn lọ àwọn mẹ́jẹ̀ẹ̀jọ yìí mẹ́rin tàkọ́kọ́ yẹn a ní kapásítì lórí ẹ̀ mẹ́rin kejì a ní kapásítì lórí ẹ̀ ìwà ní tí ó gùn torí ọ̀rọ̀ tó fẹ́ ní ọ̀rọ̀ ìfẹ́ sí ní ọ̀rọ̀ káṣí tí àkáṣì ìwé ni ibi tí mo fẹ́ lọ mẹ́ ní wípé èèyàn kí ló ká jẹ́ ìsánù rò ní gbogbo ìsẹ́kẹ̀ẹ́sì láyé ká máa ti jẹ́ fún ni àbí ìsáàlù lọ sí bá ìsẹ́kẹ̀ẹ́sì Èwo ni wọ́n ìwó lè mi ẹni tí wọ́n fẹ́ dáadọ́ nù. Èwo lè mẹ́rin Muhammad. Ìsáàlù ròyìn. Èwo ni pé ròyìn ní káàkiri ni àbí lọ́pùsí àbí àkìlé, àbí màálì. Amẹ́jẹ́ ẹgbẹ́jẹ́ máa, kálùkọ́ wá kàtígórí ààrẹ ìrìnṣìn, àtọkùnrin àtọkùnrin, ẹgbọ́n ìpítẹ́lẹ́ pé ìmòlì ní wà ó, ẹ̀mí rere ní bá mi ti tẹ́ ní àbẹ́ mi burúkú, àbí láàrin rere sí bí ní mọ́ wà, àbí mọ́ lọ lẹ̀ yẹ́yẹ́, àbí ìsí ẹ̀mọ́ bí kí ń ṣe mẹ́rẹ̀ rẹ̀. Ìsánù rò ní ìbòrè ní ọmọ sí sáà torí rú ẹ̀mí nímọ̀ ìsánù nàfsí àpòrú ní ìjọjúmọ́ bẹ́ẹ̀ pápá wọkọ̀ ní Ṣàngó ní maraba bẹ̀rún tààtọ̀ kalẹ̀ ní wàláyì wàláyì yóò sì sùn tẹ́sì mari yóò ní ẹ̀sọ́sọ́ bẹ̀ẹ̀tọ́sọ́ yóò ní kòtò bẹ̀ẹ̀tọ́sọ́ yóò ní ẹgbẹ̀ ìlẹ́ẹ̀sọ́ yẹ́lẹ̀

kọ̀bẹ́rẹ̀ kan gbé kó ní ẹ̀kọ́ ní ẹnìkan láàrin àmọ́ bí ìbá níyà ó níyàwó ó ṣe dá ó bímọ ó ṣe dá ọlọ́rẹ̀ ó ṣe dá ó kó jọjọ ó ṣe dá àtẹ́mí àtàwàjì zakari yá wà ní gbogbo aná ẹjá ayẹlé wa wo ọmọ pé á ah, ẹ̀mẹ̀lẹ́jọ́ wa ó tó láàrin kọ́sẹ̀ ó tó ìgbésí ayé ìkọ̀ ọmọ mi ó tó láàrin kọ́ ṣe wà. Ó tó láàrin kọ́ ṣe ó tó láàrin kọ́ Mo tó láti kọ́ Mo tó láti kọ́ sí wa. Ìbínà Mo tó láti kọ́ sí wa. Ìlọ́rẹ Mo tó láti kọ́ sí wa. Ìkọ́lé Mo tó láti kọ́ sí wa. Ìlòsọ Mo tó láti kọ́ sí wa. Mo tó láti kọ́ sí Ó tó láàrí pọ́sẹ̀ wà ó tó láàrí pọ́sẹ̀ ìjọ́sẹ̀ ọmọ ọmọ mi. Ó tó láàrí pọ́sẹ̀ wà láti òdòdó ló dá fún pọ́pàtẹ̀ nìkan jẹ́. Anábí ọkọ̀ ọmọ ọlọ́mọ tẹ́sò, mọ́ọ̀yàn ọkọ̀ ọmọ ọlọ́mọ wá ipò ti fèrí elérí kó fi wá ipò ti ẹ̀. Ń ṣẹrú ọkùnrin, ṣẹrú obìnrin, ṣẹrú ọmọdé, ṣẹrú àgbà, ó ti tún ayé ṣe ọdún mẹ́rin. 63 ọgọ́ta olólo Àwọn akẹ́kọ̀ọ́ ti yẹ̀ lọ́bìsọ ọmọdé nígbàtí wọ́n sí ìkejì ìrìnàmẹ́bí. Nígbàtí ń jọ ọmọdé lọ́wọ́ tẹ́ ẹ̀kọ́ máa hùwà kíwà bí i tèmi bí i ti ẹ kọ̀dà lúrú. Tẹ́bá fowó pamọ́ sí lọ́dọ̀ àpapọ̀ ẹ̀. Wọ́n bá sọ̀rọ̀ fún yóò fi pamọ́. Tẹ́bá Ìwọ́n kọ́ ládúgbò sí àtàlátù ọmọ ọmọ ìjàgbà tó ń dálẹ̀ tí wọ́n pè ọ́ tó lóògbé gbà. Ilé ọkọ rẹ̀ kọ́ ọmọ ìjàmbá tó ń ṣe fọ́kọ rẹ̀ tó ti múra lé yọ́. Ó tó ó tó láì kọ́ fi wọn. Bébí ayé mọ̀ àmà mi, ó tó láì kọ́ fi wọn. Ìyájí wa Zakariya, wọ́n ní ká sọ fún wọn. Àwọn àtúnyà lọ di àlàyé okù tó kókù. Ẹni tó bá gbárú òṣìṣẹ́, òun ló péje dí ló fi gọ̀ọ̀rọ̀ jẹ́ kàkà. Ẹni bá bá náà lọ́wọ́ sí rere àmọ́ ìrere rẹ̀ ọ̀pọ̀ pẹ̀lú àbúrú lọ kọ́límò ṣiṣẹ́ tẹ̀lé rú ákùlù mọ̀ fẹ́wẹ́ ákùlù áńkàjì ó ṣiṣẹ́ tẹ̀lé rú òun tó bá gùd lọ ọ̀kan ní fẹ́rì inú ni rúhù ní fẹ́rì gùd ákùlù ní gùd àmọ́ náfúsù ní fẹ́rì báyìí kọ́límù wá ní báyìí tọ́lọm bá ní orí kọ̀ntró ṣe kọ́lùkù ni ọ ń bá ṣiṣẹ́ ní àbí átùlù àbí nọ́fùsù àbí róhù ẹ̀ntọ́ dáa ní kí á tẹ̀lé gúúdù méjèèjì àti fẹ́rí àti gúúdù ní ọdá àpọ̀pọ̀ kákápá kọ́lùkù ọkà wa káàkì kápá átùlù lágáyé wa káwá tẹ̀lé róhù káyẹ̀wọ́ lè jà kọ́rùn ọlọ́wọ́ ẹlòmí ìtú oníkòtú ọlá oní rẹ̀ ní ìdíjì ayé ọlá rẹ̀ tọ́mọ rẹ̀ wọ́n bá rò pé bí ẹ̀kì tẹ́ ọ tó kí ìyálé rẹ̀ ṣẹ̀ ọtí ìyàwó rẹ̀ ṣẹ̀ ọtọ́kọ rẹ̀ ṣẹ̀ ọ léèkì nǹkan ó sì bá tọ́mọ rẹ̀ jẹ́ kalẹ̀ látara àtúntò Bàbá nẹ́bí dáni, ìyá nẹ́bí dáni, bàbá ńlá bàbá nẹ́bí àti ìyálà ìyá rẹ̀ lọ́hùn dáni. Wọ́n ṣe é kalẹ̀ lé gbogbo wa káà jòkó ìyá jùwa Zakariya bàbá tó bí wọn àti tó bí wọ́n ṣe kan fọ́lọ́ ní o ṣílá wọn nìkan ló ṣe bẹ́ẹ̀ làwà yìí náà èyàn máa dá ní wákàtí súnyà lọ rẹ̀ torí ìgbẹ̀tẹ̀ sọ́ọ̀sẹ̀ wípé àmàlàfà ńlá ń bọ̀ ṣe ògínìkan bọ̀ kìnìkan bọ̀ ọmọ ọdún bèèrè àgbàlagbà kẹjú mọ́ bá lò ní ẹran gbà mí bọ́rùn-ún rẹ̀ lójú olókìkì àwọn ọdún mélòó mélòó mo ti kí àwẹ̀ mélòó mo ti gbà wọ́n wá ní èmi kọ́ ọlọ́run ní o èmi kọ́ ọlọ́run mi ọlọ́run ní o èmi bàbá mi ló ṣàdúrà fún mi o èmi kọ́ ọlọ́run mi ìyá wa ló ṣiṣẹ́ fún àwọn àwọn akọ́

àwọn lọ́sàdọ̀ àwọn tó ọlọ́run ní ẹ̀sìn ilé ní ìsàdọ̀ àwọn tó ọlọ́run ní bàbá wa ló ṣiṣẹ́ iṣẹ́ tí bàbá ti ní kí wọ́n jíyà wọ́n wáyàwó ẹ̀yin obìnrin àti máa hàn fún ilé mọ̀ ìṣẹ́bá wà ẹ̀ẹ̀fẹ́ hàn tẹ́ ìyá wa lójòkó àwọn náà hàn bàbá wa tó bí lọ́mú bí níwá. Pàápàá ń fẹ́ wọn lọ́nà láàṣọ ni àríwà tán wọlé tán. Sáàpì ẹ̀ka ìjàkadì ìfẹ́. Ó di bí sẹ́ni bá lọ́sàn lóru láàmà jọ máa mú ìjàkadì ìfẹ́ ká tó lóyún. Ó di bí sẹ́ni àwọn kan bá àtúnṣe kò ní ìdò wọn sábáwá tí náà wọ́n dáná wọ́n ṣe ń jẹ wọ́n gbálẹ̀ wọ́n fọṣọ wọ́n wà lóyún ẹwà àtìgbàtà ló ẹwọ wàhálà rí tó bá yẹ pé àwọn ọkùnrin ṣe bí ọkùnrin àmà yàn wọ́n jẹ láti máa pàṣẹ fún wọn láàmà bú wọn ọpàtọ̀ ní alákẹ́ adúmọ́lé ó ti kí ní oṣù dáná ẹ̀yìn náà lẹ́ni kí ń tọ́jú ọmọ yìí ń tọ́jú ẹgbẹ́ láti wáyé ọ̀rọ̀ pé bí pàmí ní tọ́jú ọmọ ní tọ́jú ọkọ̀ èyí òun lọ́jọ́ ọmọ ọlọ́lù ọmọ tí wọ́n wá bí ìyà tí wọ́n jẹ nílé bàbá wa tó bí àlàjì tó sí sọ tó fẹ́rò ẹ̀yìn náà rọ́jú ẹjì ìyàyí ẹ̀yìn ya wa ẹ má jẹ́ àtẹ̀lé civilization tó dáyé yìí pé ọkọ̀ tẹ́tẹ́ àjọsòfin inú lé ní àríjọ ìdáwọ̀ ọbẹ̀ ó bá gbóògà àríkalẹ̀ ẹ̀kọ́ lọ lé ní gbó ọkùnrin agbóògà àríkalẹ̀ ìwọ̀ ìyàwó ma lọ rẹ̀ bàbá yìí àwọn ọkùnrin ní mọ́ tọ́jú obìnrin lọ gbáà Kọ́lá púpọ̀ ní lọ́wọ́ ọkùnrin ó fòun fòun sí kẹkẹrẹlẹ̀ tí ò tó ti ìyàwó ẹ̀. Látara bẹ́ẹ̀ káàkiri ti ṣe nù ẹgbẹ́jẹ̀ ayé padà. Bàbá àpá ti mo lórí ìtọ́ ẹgbẹ́ àkànáwó ká jẹun ká yọ sọpọ́ ẹjẹ́ a máa kọ́sẹ̀ àmì díẹ̀díẹ̀ nínú wàwà ká máa yí padà. Látara bẹ́ẹ̀. Àwọn àmọ́ ayárò fi kó lé mínà làfà sí yá ti. Wàmùjábàrò ń fi ìfànàwì yá ti ajẹ́ ọmọ nìyàn nípa lórí tó yẹ̀pẹ̀ lábidá, omi lábidá, atẹ́gùn lábidá, iná lábidá, ń ta bá fẹ́ ní òṣì. A máa fún yẹ̀ lẹ́sàsà lórí làákàyè àti ọkọ̀ àti ẹ̀mí. Tọ́ bá ti wípé, "Ẹ yà lè Ndí ìyàwó mi ṣe fún mi yìí rárá ọ̀tọ̀ mi púpọ̀. Ìtọ́kọ̀ mi ṣe fún mi yìí tó tún bá wo tí ẹni ní ìfẹ́kọ́ bá ṣe máa tágbára ilẹ̀ ti bẹ̀rẹ̀ yóò bẹ̀rẹ̀. Àyìnwọ̀ ọlọ́run ní ìtọ́kọ̀ mi sí tùn mi, àmọ́ bó ti tùn mi tó mo fi béèrè àtàríkà fáwọn àmì tí mo fi. Ayébẹ̀ agbèfọ́lọ̀. Bí ọba fún wọn ó lè lọ bí ọlè rẹ̀ bí kan, mọ́ra tí ó jí bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ní kàkàdé bí kò fún mọ́sára tẹ́bà bí bẹ̀rẹ̀ yàrá méjìlá. Ẹ̀sẹ̀ parí ẹ̀ lọ́sẹ̀ tọ́bá tẹ̀lé nọ́fúsù lọ́pọ̀ tí ọba tẹ̀lé róhù. Ìyá bá dì mọ́lìkìs ni, Àtẹ́sílúbò mi máa fi ilé ó fẹ́ra náà. Àtẹ́sílúbò rẹ̀ wà mi máa rẹ̀ ìgbò ṣe ránú. Yà máa jí màlìkì sí lè káàm tẹ̀sí kéèlì ìdímásì yìí. Àtẹ́sílúbò rẹ̀ wà mi máa fi ilé ó fẹ́ra náà. Àtẹ́sílúbò rẹ̀ wà mi máa fi ilé ó fẹ́ra náà. Yá káàdì máríjì sí mi. Mo pè wọ́n sí ọjọ́ mọ̀ ìyẹn tó jòkó ńlá káì. Ṣé rí bọ́dì mo ṣe tó yà sí ọ̀nà jòkó nǹkan mẹ́jọ náà lórí adúró. Mẹ́rin jẹ́ bọ́dì. Mẹ́rin jẹ́ síkírì tí ò sí fọwọ́. Rúhù ẹ̀mí mímọ́, náàmùsù, ẹ̀mí burúkú, kọlíbù, èyí internet, inú iná ni. Ẹ̀rí àwọn mẹ́rin ti gbí ìyẹ̀pẹ̀, iná omi atẹ́gùn, ìtàlà wọ́n wà, ẹ̀sára làwọn wà, ìntánà làwọn tọ̀ lọ. Àwọn èèyàn wá mójú tó ẹ̀sára ju ìntánà lọ. Ìntánà ló tẹ̀ sí nǹkan tó ẹ̀sára. A mọ̀ wá bóra. Ẹ̀sára láti mọ̀ fáìn fún òṣè máa fáìn níbi àwọ̀rẹ́ tọ́ pán ejò pọ́n jù bẹ́ẹ̀ jù mọ́ jù bẹ́ẹ̀ lọ ejò ó ṣe fáìn tó ìkà ní ó ṣe Allahu Akbar àbẹ́jọ fáìn ìkà ní ó ṣe kí ìwà rẹ̀ bá dá nínú tó tó nọ́pù ṣe tó tó kọ́lípù ṣe tó tó ápìlù ṣe ó dàbò dúdú ọwọ́ yìí ní kòkòrò ọba lọ́nà àwọn ọ̀kan. Allahu Akbar. Tàlọ́mọlúwà bí Bálẹ̀ ẹ̀rẹ́ tí mẹ́lẹ̀ wọn látàbí ni. Látàbí ọmọ látàbí ti rí ní bọ́lọ̀ jìta, ó sì fẹ́ ẹ̀rẹ́ bẹ́ ọgbà fọ́lọ̀ ọgbà fàwàrí. Tí a ká ti mẹ́lí jí sí mi, oúnjẹ tó ń jẹ sáá, oúnjẹ tó ń jẹ òun fún àwọn mẹ́rin dílò lọ ń bọ́. Káàmùtà síláàrí mẹ́tẹ̀ẹ́ máa di ojú ìjẹun náà ló ti tẹ̀yà rẹ̀ tẹ́ bàbá rẹ̀ lọ jẹ tẹ́mi ẹlẹ́rin máa Àtẹ́sílú kò rèébò àwẹ́ máa. Ọba ẹgbẹ́ àwọn tí ìsànà lọ ń bá ń ṣe fífíma wọn ni àtìkiri ní ọpọ̀. Sẹ́rẹ́dájì rẹ̀ bá pọ̀, kírùn kí pọ̀, sátú àpọ̀, táwẹ̀ pọ̀, ń tí ní àwọn mẹ́rin inú ni ni. Ìrọ̀pọ̀ kò lọ́rọ̀ ìjàmbá òkú ìbínú òkú yóò wá jọ nẹ́bí Muhammad. Sallallahu alaihi wasallam. Bá bá tẹ rápálá, ta lè tí ní mẹ́rẹ̀ ta bá kó tára nẹ́bí ta jọ nẹ́bí, arílẹ́wọ̀nù mẹ́rin àkọ́kọ́ èèyàn mọ̀ yí padà lẹ́kọ̀ọ̀kan yàtàkọ́lọ̀bù ìsáàrù èèyàn mọ̀ change mínà rọ̀hàníyà ẹni tó ti dá tẹ́lẹ̀ ní ọba ti bọ́ sínú àfàníyà ló bà tí èèyàn wọ́n ní kí ló dé anígbà tí wọ́n bú nígbà tí wọ́n tẹ̀wọ̀n lè mí náà ní kí n sé fún wọn ah, ó ti ṣiṣẹ́ rí tẹ́lẹ̀ ìwọ ló tó ẹbí ìwọ ló tó lú yìí lọ́pínú wa ní wọ́n tẹ̀wọ̀n wọ́n ta gbogbo wọn nù wọ́n ti dá èèyàn kò bí mímọ́ ọ̀pọ̀ bí òkùnkùn ìyá wa pọ̀ níbi nàfsàníyà níbi abúrújọ́ mi lágbàjá ní orí àtàsí lọ́wọ́ kátàlí bẹ̀ẹ̀ni tó bá sì ayọ́ pàlú ẹ̀ sílẹ̀ tó mọ́ bàbá ní bàbá mà ti yí padà gbogbo ẹ̀ ní mọ́ sàdúwà fún ní gbogbo ẹni bá débẹ̀ ń bá wọn wá sí ẹni kọ́nà wọ́n bá ti sàdúwà fún ẹ̀rí ṣe kí ló adé ṣe ríra ló ń ní alkiyama oró tọ́mà fi wò ní ó lè ìsánà nàfsí ọwá pọ́ sí ìsánà ẹ̀yìn ìyá nínú ilé wọ́n máa ṣe ànẹ́bì léṣe púpọ̀ wọ́n máa ṣe kàfójú ọlọ́run púpọ̀ kálẹ̀ máa dótò sí ti mọ́bà àgbà ilásìkò àníṣẹ́ a ní ojúmọ́ ẹbí àtànẹ́sì àtàwọn sàábí àmà wọn lókò àmà ilẹ̀ wọn lókò àmà ilẹ̀ wọn lókò àwọn sàábí wá tún wà náà ilẹ̀ sílẹ̀ káàfi ní ládàdọ̀dọ̀ lọ fáà títí títí títí bọ̀ wá níjọ́ kan oúnjẹ ńlá kọjá lọ ọgá wa náà àwọn àtẹ́bí ọ̀kankan lẹ́kùlẹ̀kù wọn wá kúrò kúrò ẹ̀yìn sàádé tẹ́tẹ̀lé mi abẹ́mi ni wọn kúrò nígbà máa pápàdé ní ìrùn mọ́ra wà náà gbọ̀gbọ̀ ẹwà ní ìgbà wá tí wọ́n ṣiṣẹ́ báwo ni tí àwọn amálẹ̀ wọn lókò tẹ́ yóò tún fi ìpele ìrún òsì tí wọ́n ń kí tẹ́bá tó kọjá sáwọn oníta fún ẹsẹ̀ rírú bí àwọn akìbìrí tí ẹ máa ń bá bí àbẹ́ òní bínú ẹ ẹ́ kò ní dá lójú ẹ kí ló kún òkè lọ fẹ́ kí n ṣe ìyá yìí bàbá ìgbẹ̀rẹ̀ ẹgbẹ́

Mama wa, ó tó lárí kọ́ ṣe wa, ó tó lárí kọ́ ṣe wa, ó tó lárí kọ́ ṣe wa. Ìpí ayé ama àmà ni, ó tó lárí kọ́ ṣe wa. Olóòmọ̀ àmà. Àní ó tó lárí kọ́ ṣe wa. Ìtòmọ̀ àmà. Ó tó lárí kọ́ ṣe wa. Àti

Ẹ̀yọ̀wà náàbì sallallahu alayhi wa sallam. Ẹ̀yọ̀wà náàbì dáadáa. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ẹkùnrọ̀ lẹ́dí rí ohun ìtàrí. Alọ́dọ̀ fún bàbá. Àbọ́ ọ̀gbádùn àti bàbá tí ọ̀gbádùn náà lẹ́fẹ́ kí. Máa lọ sọ fún bàbá ń mọ́mọ́ mọ́ ń pín ìrẹ̀, kí máa ń pẹ̀. Ó ní ta mọ́mọ́ bèèrè, ẹjọ́ wá kárí. Ó tún wà rí wáyé ọkùnrin burúkú yìí. Bàbá wọn tó bínú lé ní ìjòkó. Tí ó wáyé wá ṣe ṣe, tí wọ́n ṣe ṣe kí kírun ni. Abílẹ̀ Mùsùlùmí lé lórí. Kí lọ wá ṣe ṣe Nígbà tí ààrí ibi jẹ́ ìsí máa ń lọ lágbègbè láti jọ mẹ́ta. Sallallahu alaihi wasallam. Ẹyọ̀ bọ́ sí ọlọ́run. Àwọn àpẹẹrẹ ìjọkẹ̀ẹ́jọkẹ̀ tàbí àwọn tí wọ́n sí ni ni wọ́n lọ́rẹ̀ yìí ààrẹ̀kẹ́ ah, ah, ikú lànídá wá kí bàbá ní ọwá kí àà tí mọ̀ tàídá ọkọ̀ tó báyìí àà ah, àti ẹ́ ti kìí lórí tí Ìwọ̀ owó. Ẹ̀ lárí bá ṣe wá. Bàbá ní Gbogbo àwọn ẹlẹ́sìn míì lágbàáyé l'Amẹ́ríkà ní gbogbo alágbára yọ ní àwọn ní àwọn ọ̀dá ìdàrúdàpọ̀ pọ̀ lọ́dọ̀ wọn. Àwọn tí kìí Ẹ̀yà alágbàlátù ẹ máa hùwà tẹ́gbò ah, ti bẹ̀rẹ̀ àgbàlátù mọ́kọ̀ rẹ̀ máa pàdùn rẹ̀ tẹ́gbò ti bẹ̀rẹ̀ àgbàlátù lọ́dọ̀ àrẹ́ ìjẹ̀kọ́lá ìmáà ń bá kọ́dà kò bú mi mọ́. Ìyẹ́ púpò náà rọ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Ìyẹ́ púpò látò mẹ́lọ. Ìyẹ́ púpò mẹ́ káwọn máa lẹ́lẹ́ ìjàmbá. Mọ́kọ̀ rẹ̀ máa yàn ọjẹ́ tí ó yọ yẹn jẹ́. Àwọn máa rí ó sórí rẹ̀ níbi náà àtọkùnrin àtọkùnrin wọ́n sórí rẹ̀ kìí gbé àjọ ní àjọ àdápò ní kìí sàdáà tó wà síwájú nítorí àbùkù. Ìyára ti mẹ́lí jí sí mi, ìwọ́tọ̀ tọ́jú ara nìkan àti ẹmọ́ píl pàì. Àkóyọmọ́ wọ̀sọ̀ tó dáa. Àkóyọmọ́ ìjẹun tó dáa. Àkóyọmọ́ tọ́ra ti kọ́ mọ́ ọ̀rún àdẹ́bì ilé ìrùn o. Ẹgbọ́ta àpá àwọn ọjọ́ tọ́ra ti mọ́rùn. Bọ́m̀bárùn ó lè ẹgbẹ́ àti ìwọ̀n rí bọ́ tó mọ́sánlá. Àmọ́ mójútó ẹ̀ ní dúdú ẹ̀ ní ọkàn burúkú mójútó àtẹ́tìlìbò rébùhà. àtẹ́tìlìbò rébùhà mi mímá fi òṣèránú. àìmá fi òṣèránú tẹ́rí ara yìí kò sí bá ṣe yóò kó náà ní kò sí rẹ̀ bẹ̀. àkàbílẹ̀ aláròyìn tẹ́sẹ̀kì mílífà wà ìjàwó. Wọ́n ń tàbí rò ìlàbẹ̀rẹ̀ jísmi ìsánú.

wà má nítọ́ ẹ̀ látàrí pé ẹ̀mí mi kí mọ́ rò burú sọmọlà kejì mọ́ ẹ̀mí mi kọmọ wà lọ́dọ̀ ọba tó dá mi lóòtọ́ láwòwó láàlùsọ àmọ́ kọ́ má jẹ́ pé lọ́pọ̀ jù lẹ́mí rẹ̀ jọba tó dá ọ lọ ápàbọ̀ olúwawà àtọ̀dọ̀ ẹjọ́ kan àtẹ̀mídà fòwó lẹ gbogbo gẹ́lẹ̀ àwọn kan mọ̀ lò ẹ̀mí ò ní ọ̀wá ní kú ìkú ọ paradà ni òun lọ bá lọ́hun nígbà bá fi tẹ́bí láàjẹ́ lọ́run dájúkọ̀ ní ẹgbọ́n gbàwẹ̀ ọmọ sàìsù ma lọ wà ma lọ sí kìí kí yẹn ti lọ́wọ́ fi ọmọ jayé àti ọmọ lówó níbi tọ́ bábọ̀ kó kù sí máa kí wọn pé ma tẹ̀tọ́ rẹ̀ tẹ̀tọ́ ọkọ̀ gbìyànjú kọjá

Ìbẹ̀rẹ̀ Lọ́bàá ń gbà rẹ̀ láàrin ọjà tí ọmọ tó rọ̀ nìkan ní ọkùnrin àwọn kan nílùú àwọn bá kan ọ. Àmọ́ lọ́pẹ́ ní àwẹ̀ ìtùn àdúrà ló ń tẹ́jọ ojúmọ́ tó ń bá jẹ́ fúrà. Ẹni bá lówó tún

وانتظروا إلى ذلك الإنسان وانتظروا إلى ذلك الإنسان Bìrúhì mi, kẹ́mi ẹ̀yùn ni àgbà ẹ̀mí ní máa tó àgbà, èmi làwọn àjẹ́ ń lò, èmi lè mèrè ń lò, Èmi lágbára, ẹ̀fẹ́mi bá lágbára tá yóò di àṣepọ̀ pẹ̀lú àwọn àjẹ̀nú, yóò dá láti pọ̀pọ̀ láà màláíkà tó bá kú mẹ́ yóò dá láti pọ̀pọ̀ lọ́lọ́tọ́ láyé lọ. Ṣẹ́ni bá pàwà bù. Ṣẹ́wà jẹ́ jáwé. Ṣẹ́bẹ̀ rẹ̀ jáwé. Ṣẹ́bá tẹ́ni ẹ̀fẹ́mi ẹbá ti lọ́gọ̀rọ̀ máa lọ ẹ̀mí ni wọ́n fi tẹ̀lé ọgbẹ́ nǹkan tó yọ́ bọ́ sí tí ó kọ rẹ̀ tó kọ bàbá rẹ̀ máa lọ nígbà tí wọ́n ti wọ́n lé ní ẹ̀mí yẹn títítítítítítítí pàwápàwá wá kò ní ókò nú ara wá tí ẹ̀mí ti ń dájẹ́ sí ẹni wá ni, ọjá tọ́jú ẹjá tọ́jú wà rẹ̀ ẹjá tọ́jú rẹ̀ bàbá náà padà gbádùn ó sì Islam ìwà rẹ̀ ni a pèlé ìyà rẹ̀ kìí sasọ púpọ̀ kìí sí mọ́tò pé ti púpọ̀ kó kú sẹ́tù gbogbo àdúgbò ọmọ sọ gbogbo àbá nìtọ́ àfẹ́ ó kú àwọn gbogbo wọn pẹ́pàá rí ká ẹ̀ẹ́lẹ́fẹ́rí dákúntọ̀ ẹni ọmọ ẹlẹ́mọ́ kí ẹ máa yẹ kí ẹ kí ẹ tí wọ́n pẹ́ sí máa wọ́n fọ́ wọn lébí lójú sí mọ́ ọlọ́jọ́jọ́ àdẹ́lẹ́kọ̀ọ́ àmín ẹ̀yin tẹ́ náwó Ọmọ mẹ́ni àtọ́ àtàkọ́ tọ́pẹ̀rọ ọlọ́run ọlọ́mọ olúdí ọlọ́rin látẹ́kàdù ọlọ́rin ọlọ́rí tó lọ wà nímọ̀ ní wọ́n fún àwọn àpá àdó wọ́n gẹ́ ń sálágájú ojúmọ́ kò àtàkọ́ ilé ìbẹ̀rù ọlọ́run wà tàbí ilẹ̀ ó fi náà wà pẹ̀lú Ẹjẹ́ wọ́n tó wọn bá lúwẹ̀ sí wọ́n máa gbówó ẹmọ́ wọn tún yóò tó, wọn tún yóò bẹ́ẹ̀. Ọ̀sọ́ àná ẹ̀ẹ́sẹ̀ ẹ̀kọ́ hàn lílé ọ̀sára. Àwọn ọmọdé ẹ̀rí wọ́n sàgínà olóòtú lówó tán wọ́n kẹ́rọ̀dà ṣe ó ti lé gbogbo ọ̀rọ̀ rẹ̀ tààsọ onírọ́ ni ọdánù ẹ̀ ń ti rò ọm lélé ohun ti ẹ̀fílẹ̀ mọ́tò rẹ̀ ọlọ́rẹ́ ọ̀dá mùkù ní dé ọlọ́run ní wúye ọ̀rọ̀ ilé ọ̀fẹ́ rá yọ́kọ̀ tí yọ́kọ̀ Èyí tẹ́ fún ọmọ tó láti tó fún àwọn yàwó sí gbé láti rí àkájì kọ̀tán. Ọlọ́mọdé àrí mìíràn, ẹgbẹ́ ọgá láti. اللهم إنا نسألك موجبات رحمتك الله أعطيك وسكرك وحزائم مكرتك وسكرك ولا والجنيمة من كل ذنب وسيرك وعلم بكوكة لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا رحمة ربي يسكرك وعلم تعدوي سرك وقفا نسك لبعا جلو كبكو بسكا جبا أسا حاجة من هواي الدنيا والآخر كبكو كتا أياج توبا سياري وسيرك ولا لبا تكي وفاك الله ولا لبا دلعي الحياة حاجة سريعة àwọn alájò àzàkárí ọlọ́mọ́ta ìṣẹ́kọ̀ wọ́n kú akéòkú gbogbo ìjẹmọ́ wọn yípa ìbárkà àtàwọn ọmọ kéò àtàwọn ẹbí àtàwọn ọ̀rẹ́ wọn àti gbogbo aná lápapọ̀ olú kí ẹwọ́n lọ́dún

balógun mẹ́rin àìmà àwọn ọmọ mẹ́rin àti orígun mẹ́rin àwọn balógun gbogbo wọn ni wọ́n bá lọ́kànbalẹ̀ wá wọ́n láwọn olúwa náà lọ́kànbalẹ̀ Allahumma akil baka mudir al-markaz habib Allah baba mudir al-markaz ọlọ́mọdé ẹjẹ́ mi wọ́n gùn wa jami al-markaz yìí àti gbogbo àtọ́ àjẹ́ markaz pátápátá àtàwọn àdàbí àtàwọn sùmọ́rọ̀ láwà ní wa jami al-ahimma wa tuntun

ìwọ ló lè ṣe. Ẹ̀dùn mi pàkú pọ̀jù ìwọ ló lè ṣe. Àràmíbà kún pàjò kí wá lò lè gbọ́. Àràmíbà kún pàjò kí wá lò lè gbọ́. Lákún máa fi mi sílẹ̀ wá gbádùn àmì. Máa fi mi sílẹ̀ wá gbádùn àmì. Dákun máa fi mi sílẹ̀ wá tanú mi ọlọ́run. Dákun fi mi sílẹ̀ wá gbádùn àmì ìjọba mi ní ìdí ọ̀pẹ́nu mi. Sọ pé mo tẹ́wọ́ mi lókè sọ́bọ́lù àmì. Àyíṣẹ́ mo tẹ́wọ́ mi lókè sọ́bọ́lù àmì. Ọgbọ́jù mi lókè sọ́bọ́lù àmì. Ọgbọ́jù mi lókè sọ́bọ́lù àmì. Ẹ̀dùn mi pọ̀ fún pọ̀jù ìwọ́ lò lè ṣe. Ẹ̀dùn mi pọ̀ fún pọ̀jù ìwọ́ lò lè ṣe. Ọ̀rọ̀ tún mi pọ̀jù ìwọ́ lò lè gbọ́. Ní ọ̀rọ̀ tún mi pọ̀jù ìwọ́ lò lè gbọ́. Mo mọ́ bí ìbílẹ̀ wà gbádùn mi. Dàpọ̀ mọ́ bí ìbílẹ̀ wà gbádùn mi ọlọ́run. Dàpọ̀ mọ́ bí ìbílẹ̀ wà gbádùn mi ọlọ́run. Lójú mi sókè, sọ́bọ̀ olùwà mi. Àti mọ̀tẹ́wọ̀ mi sókè, sọ́bọ̀ olùwà mi. Ẹ̀dùn mi pọ̀ púpọ̀ jù dé wọ́n lò ní ilé ọ̀rọ̀ mẹ́bà fún pàjù ìwà lòlẹ́ ṣe dákọ́ máa bèèrè ìbẹ̀rẹ̀ wà pàjù àmì Àkùnrin bí ìsìnlẹ̀ wọ́n bá ní ọmọ ìyàbọ̀ ẹwọ́ wà lọ́pọ̀ wà wà. Àwọn ìjọba ń hajjí. Ọwọ́ àmì gírí kò àtàlà mìíràn.

Kò sí ẹni tó lùwà fún láyé, a ní kò ní ìpàdá lórí ẹni ìpa. Àwọn àṣẹ́lẹ́ olùgbẹ́ lọ, àwọn àṣẹ́lẹ́ olùgbẹ́ lọ. لقد جاءكم الإله بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عليكم حريص عليكم بمؤمنين الرؤوف الرحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه الحجر العظيم بسم الله الرحمن الرحيم ابن عباد قريش إلى الذي أطعمهم من جوع وآمنوا